أمن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أذكر رابا سبحانه وتعالى lórí àwọn orí rẹ̀ tó gagan lórí waga tó sì pé la tu'addu wa la tuhsa inú orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọn ni pé ká tún péjọpọ̀ nírọ̀lẹ́ láti lera wa kú nípa ìmọ̀ ẹ̀sìn nípa ìmọ̀ ìgbàgbọ́ nípa Ọlọ́run Ọba àwọn òjíṣẹ́ rẹ̀ àwọn tíra rẹ̀ àwọn àti àwọn ẹ̀rí lórí rẹ̀ so nínú tírà Takhilul Aynayn bi sharhi Aqidati Raziyayn ti Sheikh Ubayd rahimahullahu ta'ala rahmatan wasi'a so Sheikh Ubayd wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí tún sálàyé abala mi fún wa lónìí Now, yes. So, wani wal ba'athu ba'da al mawt haqqun wọ́n ní walba'thu ba'da al-mawti haqqun ìgbéǹde lẹ́yìn ikú òdodo ni o so àwọn ibn abi hatim ó gbà wá látọ̀dọ̀ àwọn bàbá rẹ̀ so ní pé walba'thu ba'da min ba'di al-mawti lẹ́yìn ikú òdodo ni wọ́n ní al-ba'thu fi wọ́n ní ìgbéǹde nínú èdè Lárúbáwá ma'khudhun min al so wọ́n mú alátara ìbíáàtì ni wa huwa al-isra'u bi-shay' so òun ni kíyàn yára sí nǹkan so òun ni kíyàn yára sí nǹkan so wọ́n ni qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé idhin ba'atha ashqaha nígbàtí àwọn tí wọ́n jẹ́ ashqa'u tí wọ́n ya tí jùlọ so tí wọ́n ya ah, olóṣì jùlọ láàrin wọn àbí tí wọ́n ya ẹni pòkí jùlọ láàrin wọn nígbàtí wọ́n sáré gbéra dìde so idhin ba'atha ashqaha ay intalaqa uhaymir samud li aqri naqa so wọ́n àwọn èèyàn samud àwọn ẹni yìí wọ́n dìde láti lọ gún rankumiyan allati ataha Allahu nabiyyahu tọ́nà ọba tó fún annabi rẹ̀ tó fún annabi Salih ayatan minhu ọlọ́wọ́ bá fún kó jẹ́ àpẹẹrẹ li tasdiqi dhalikumun nabi kama fi lè gba annabi yẹn lódòdó ni wọ́n ni wal ba'th fi istilahi shara wọ́n ni tán pè ní ba'th nínú shari'a huwa ikhraju nasi min quburihim òun náà ni pé kí liljaza'i láti fi a sàwọn èèyàn lẹ́sàn walhisab àti fún kín àti fún ìṣirò wọ́n ni barohinul ba'ath àwọn ẹ̀rí ìgbéǹde sàwọn ẹ̀rí ìgbéǹde wọ́n ni barohinul ba'ath wọ́n ni inna nazira fi adillatil kitabil karim yadhharu lahu wadihan jaliyan wọ́n ni tó máa wo àwọn ẹ̀rí tó wà nù Qur'an yóò hàn sí أن الحق جل في علاه الله باتو gbangban níbi ìwà lókè rẹ̀ أقام هذه البرائي الله bá fi àwọn ẹ̀rí òfin nílẹ̀ sọ́nà bá fi wọ́n nílẹ̀ wọ́n ni أو ضمن هذه البراهين ثلاثة أمور الله bá jẹ́ kí àwọn ẹ̀rí tó kókó àwọn nǹkan mẹ́ta sínú so ó jẹ́ taqdiru kamali qudratil bari so wani a jalla wa ala wani wa annahu la yu'jizuhu shay'un fil ardi wala fis sama wani taqdiru kamali qudratil bari wani ifirin le pipe agbára albari so pipe agbára ọlọ́wọ́ ba tún jẹ́ albari wani jalla wa ala wọ́n ní wa annahu la yu'jizuhu shay'un fil ardi wala fis sama àti pé Ọlọ́run ìkankan wà incapable fọ́lọ́run ọba ní sama àti nílẹ̀ kò sí gàgà tó wà incapable fọ́lọ́run ọba ní sama àti nílẹ̀ so wa min al-adillati ala hadha nínú àwọn ẹ̀rí lórí ilé qawluhu ta'ala Ọlọ́run ọba sọ pé alam naj'alil arda mihada sí à sí ilẹ̀ ní nǹkan tí ó rọrùn ni waljibala autada ní nǹkan tó tẹ́pẹrẹ tó tó wà convenient wọ́n láti rìn bẹ̀ wọ́n ni wal jibala awtada a sì sí àwọn jibali ní bí nǹkan ta fi dé mọ́lẹ̀ so àwọn wátàdì nǹkan ta fi pẹ́gẹ̀ mọ́lẹ̀ wọ́n ni wa khalaqnakum azwaja so wọ́n ni bákanáà a awájé kí òru kó jẹ́ nǹkan tí ó mọ̀ bòyín waja'alna an-nahara ma'asha so àti jẹ́ kí ọ̀sán kó jẹ́ nǹkan tẹ́ ma fi wá ìjẹ̀mú wa banayna fawqakum àtúnwà ma lórí yóò sab'an shidada so àwọn òkè méje tó sì fi wọ́n dó gbọ́n wọ́n ni waja'alna sirajan wahaja bẹ́ẹ̀ sì wọ́n tún wá ní àtúnwà fún yí ní oòrùn àtòṣùpá so àwọn afá sọ pé siraj òun ni òru wahaj òun òṣùpá so asá fún yí ní sirajan wahaja wani wa an za'a fún yí ní ìmẹ́lẹ̀ wani wa anzalna minal mu'sirat a wá sọ̀kalẹ̀ láti inú àwọn cloud so linukhrija bihi habban wa nabata a wá fi ń yọ ká fi gbé jáde habban wa àwọn nǹkan rúgbìn wà na bátan àti àwọn nǹkan tí ó ma ń jẹyọ láti ilẹ̀ wọ́n ní wà jannatin alfáàfà àti àwọn ọgbà àwọn ọgbà tó sì kóso kíni ó tóbi wọ́n ní inna yawmal fasli kana miqata dájúdájú ọjọ́ ògbìndé o ọjọ́ fásìlò ọjọ́ tọ́lọ́wọ́ bá sì pín yàrá ní gbogbo èèyàn kana miqata nǹkan tó lásìkò ni nǹkan tó wàhíyà akthar wọ́n ló sì pọ̀ gan min an tuhsar jù pé kíyàn wá lè ká gbogbo ẹ̀ lọ wà ashharu min an tudhkar ó sì gbajúmọ̀ jù pé kíyàn tẹ̀ máa dákọ̀ rẹ̀ lọ nínú àwọn kan tó gbajúmọ̀ jù nínú Kùránì ìgbéǹde so nínú àwọn kan tó gbajúmọ̀ jù tí ó tẹ̀ sí ìjà níyàn kọ́lá ọ̀pọ̀lọpọ̀ wáṣù ìgbéǹde gan mufassalan ọlọ́mọba olóyìn ẹnu Kùránì àti oríṣiríṣi ó kọ́ tọ́lọ́mọba fún ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ ó kọ́ rẹ̀ náà ó kọ́ tọ́lọ́wọ́ inú Kùránì lọ́nà bá ti fún alhaqa so eh, alqari'a so yawma tala yawma taghabun so nínú àwọn kan tó pọ̀ gan nínú ọ̀rọ̀ ba'th so but ó tún ṣe ní láàánú pé àwọn èèyàn tún lọ sí extreme méjèèjì yálà àwọn tó ṣe fún wọ́n bẹ̀rẹ̀ sí fi ń rí rẹ̀ àwọn nǹkan tọ́lọ́wọ́ bó fi rẹ̀ àbáwọn tó ṣe fún wọ́n tún bẹ̀rẹ̀ sí ń takò àwọn nǹkan tọ́lọ́wọ́ fi rẹ̀ so oríṣiríṣi àwọn hadithi tó jẹ́ mawdu' albaq lọ́wọ́ bá sàlàyé jù òun náà sì ni àwọn so orísìíṣẹ́ àwọn àdífì mọ̀ọ̀dún láwọn yẹn so nǹkan báyìí báyìí báyìí in fi ṣe pé èyàn ní láti máa fọ̀ àwọn nǹkan so èyàn ní láti máa fọ̀ dànù àwọn nǹkan mìí so àbí kéyàn ní láti máa wádìí pé ṣé kìíní mo ti gbọ́ nígbà kan pé so èyàn fi ma nǹkan tó tọ́ àti nǹkan tí

tó jẹ́ mahfud àbí tó jẹ́ hafir tó jẹ́ pé o ń sọ gbogbo wọn so ń sọ gbogbo wọn ó lẹ́yẹ̀ kọ̀ọ̀kan wani asali wani lẹ́kẹta takiriru kamali adilihi ó fi ń rinlẹ̀ pé a dédé ọlọ́run ọba ó pé wà kamali hikmatihi àti pé ọgbọ́n ọlọ́run ọba ó sì gini ó pé pátápátá bẹ́ẹ̀ni so nínú àwọn kata àfáà ma ń sọ nípa ìgbéǹdé náà ni so agbára ọlọ́run ìmọ̀ ọlọ́run àti dédé ọlọ́run ọba so ma ń fi nǹkan yìí rẹ̀ so tó dúkọ́ ọlọ́run ọba ní kọ̀dà alimna ma tanqusu al-ardu minhum a ma àwọn nǹkan tí ilẹ̀ ń dínkù nù wọn ọ̀rọ̀ ìfàsí ọlọ́run tó wá ní wa indana kitabun hafiz a tún wá ní tíra tuntun sí kíni tó tún mọ́nítọ̀ gbogbo wọn pátápátá so yàtọ̀ sí pọ́nà ọba ìgbà pé gbogbo ẹ̀ wá wà nú rẹ́kọ̀dì so ó fi mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba rọ̀ fi ríkà gbogbo nǹkan wọ́n ni asálì taqriru kamali adlihi wa kamali hikmatihi ó fi nílẹ̀ ìjẹ́dédé ọlọ́run wa tó pé gan àti hikma ọlọ́run wa tó pé gan wa annahu la yudi'u amala 'amilin àti pé ọlọ́run bó ní fi iṣẹ́ olùṣiṣẹ́ kan ọlọ́run bó ní fi rárẹ̀ wọ́n ni yuhsa 'alayhi fi dunya wọ́n ni wọ́n bá kó gbogbo ẹ̀ kalẹ̀ láyé wa yujzahu fil akhirah wọ́n wà sẹ́lẹ̀sàn ní ìgbéǹde qala ta'ala ọlọ́run bá sọ pé afanaj'alu al-muslimina kal-mujrimin sáwà agbé àwọn musulmi bí àwọn ọ̀daràn ni sáwà sí àwọn musulmi bí àwọn ọ̀daràn náà ni ma lakum kayfa tahkumun kí ló ń ṣe yín bó lẹ dájọ́ yìí so famin kamali adlihi nínú dédé Ọlọ́run Ọba wa Ah, wa badi'i hukmihi àti èyí tó dága nínú ìdọ́jọ́ rẹ̀ wa kamali hikmatihi àti pípé ọgbọ́n rẹ̀ annahu yufil khalqa kullahum jaza'ahum nípé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yóò san àwọn ẹ̀dá gbogbo wọn pátápátá yóò san wọ́n lẹ́san wọn ala a'malihim yawmal qiyamah lórí kò sì ní dúkù fẹ́ nìkankan nínú ẹ̀san iṣẹ́ rẹ̀ wọ́n ní wà madhahibu nasi fil ba'thi thalatha wọ́n ní ojú ọ̀nà àwọn èèyàn nípa ìgbéǹde mẹ́ta ni wọ́n ní ahaduha aláwọ̀kọ́ munkiratul ba'thi àwọn tí wọ́n ń tako ìgbéǹde minal kufari wal mushrikin nínú ma qarrara Allahu bihi dhalik wọ́n ni in ṣèrò pé yóò pàmọ́ fún yí so ẹ̀yìn àpéjọpọ̀ musulmi àti musulmi lóbìnrin wọ́n ní ma qarrara Allahu bihi dhalik àwọn katọ́lọ̀ ọba fi ní ilẹ̀ ń bèèrè níbi pé àwọn wọ́n ma ń dínà ìpé ọlọ́wọ́ bó sì ó sì sọ pé ẹnìkan wà tí ó tún gbé ogun ìdìdè ọlá man yuhyi al-'idhama wa hiya ramim ọlọ́bàá fún wọn lésì qul yuhyiha alladhi ansha'aha awwala marra wa huwa bi kulli khalqin 'alim sẹ́wọ́ ẹwọ́ ìsinye wa huwa bi kulli khalqin 'alim sọ ẹni tó dá láwọ̀kọ́ náà ni ó tún gbé wọn dìde padà ó dẹ̀ nímọ̀ so wani ma qarrara Allahu bihi dhalik wọ́n ni wà rọ́dà aléhìn mu'taqadahum wọ́n ni àti rọ́dù tọ́lọ́wọ́ bá ṣe fún wọn ẹ wà rí pé rọ́dù ọlọ́wọ́ bá òkú àwọn falasi àwọn falsafa sínú kòkòsó kó sínú kòkó pé pé al gbogbo àwọn falsafa so in tọ́nà ọdún ma fi ń rẹ̀ agbára náà ní sẹ́ sí mẹ́rin kẹlu dáyín lára ọkọ́ àwọn rọ́dù ọ̀rọ̀ ọbẹ̀ èyí so rọ́dù láì kẹrẹ̀ so òsìta yóò sì clear so yóò sì clear kò nídi falsafa kò nídi lára ẹni tó so ti sọ fún yípo so nínú àwọn nǹkan tí ó ti kọ́kọ́ ba àwọn kèfèrí lẹ́rù lójú ọgbìndì ha òjò tán promise wa ni هذا يومكم الذي كنتم توعدون وني وقد أفاض الله سبحانه وتعالى وني الله سبحانه وتعالى أسي قوة بغا بما يجلي أمرهم نكتيو جيكي على ماريوا كوها وتقوم به الحجة عليهم سيوسي جيكي أري تي كو قدول ولوري وفيه تسلية بس نيري أتي أو أتون ننوع ويرينا

wọ́n ni wà taqwiyatun kadhalik wọ́n ni bákanáà yóò ti máa jẹ́ nǹkan tí ó máa stressing li fu'adihi sí ọkàn rẹ̀ wal qalbi kulli man tabi'ahu àti sí ọkàn gbogbo ẹni tó bá tẹ̀lé annabi tí Ọlọ́run bá dákọ mawqifa hadhihi ta'ifa níbi position àwọn àjọ yìí min inkari al-ba'th níbi kí wọ́n ma ń takò ìgbéǹde innahum kanu qabla dhalika mutrafin so àwọn eléyìí o síwájú yẹn gana aláṣejù ni wọ́n so wa kanu yusirruna ala al-hinth al-azim wọ́n sì jẹni tó ṣe pé wọ́n ma ń tẹpẹlẹ lórí àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi wọ́n na ń sí tàbá ti wá kú tàwá ti wá di yẹ̀pẹ̀ wà ìdọ́ọ̀màn àti wá di egun a iná lamab'uthun wọ́n tún wá gbé wa dìde kọ́ nìyàn àwà àbáúnà awwalun so àwọn àtàwọn bàbá wa náà àbíbò ní awwalina wal akhirin sọ fún wọn pé àwọn ẹni tó ti síwájú àtàwọn tó ń bọ̀ lẹ́yìn o lamajmu'una ila miqati yawmin ma'lum gbogbo wọn ó kó gbogbo wọn jọ papọ̀ ní ní ọjọ́ tó ṣe pé àsìkò rẹ̀ ó ti ó ti jẹ́ mímọ̀ so ila miqati àbí ní àyí ní nǹkan tó ṣe pé àyí so pé ọjọ́ yẹn ti jẹ́ mímọ̀ summa innakum ayyuha ad-dalluna al so lẹ́yìn náà ẹ̀yin ẹni ànú yìí tó ṣe pé olùpé ìgbéǹde nírọ́ nìyí la'akiluna min shajarin min zakum ẹjẹ nínú gi zakum so ilé nínú balago ni o ní pé kí bí nísìn gbogbo alama pé zakum inali yẹn ti ma ń jẹ́ àbí so ok èyàn mọ̀ pé lẹ́wọ̀n ẹ̀wọ̀n ni wọ́n ti ma ń jẹ́ wọn ni ma ń jẹ́ lẹ́wọ̀n so náà ma n jẹ bóyá bí ẹwà tó wọ́n sí àbí àbí nǹkan máa kí àwọn àti mọ̀kún oúnjẹ kan wà kí wá sí ah, so èyàn fi èyàn sọ pé yóò wẹ̀wọ̀n but èyàn fi sọ pé yóò wẹ̀wọ̀n èyàn fi ń júwe kankan tó ti pé ó burú gan nínú nǹkan tí yóò padà tó jẹ́ kìíní ẹ̀ tó so ọ̀nà ọba sọ pé à ah, láàkìlú na min shajarin min so ní pé kìí ṣe pẹ́tẹ̀ so pípà pé yẹn sọ fẹ́ ìdọ̀wọ́n náà pé èyí wọ́n tún wẹ̀wọ̀n lásán so ó tún jẹ kí ní báyìí lẹ́wọ̀n so la'akinu min min shajarin min zakum so ní pé ẹ ní pé wọ́n jẹ nínú igi zakum wọ́n ni famali'una minha al-butun wọ́n ni wọ́n fi kún ikùn wọn fasharibuna alayhi min al-hamim tó má fi wá fi kúkù tán wọ́n tún wá mọ̀ hamim so fasharibuna shurbal him omi tó gbóná nìyẹn so omi jahannama tó ti gbóná wọ́n ni fasharibuna shurbal him wọ́n mú nǹkan omi yẹpẹrẹ so hadha nuzuluhum yawma ddin wọ́n ni ibi tí wọ́n láǹdì sí lọ́jọ́ ọ̀gbìn dẹni wọ́n ni wa ghayru dhalikum min al-ayat wọ́n ni àtàwọn mìíràn nínú àwọn ayat wọ́n ni wa hahuna mas'ala wọ́n ni mas'ala kan wọ́n bí wa hiya anna Allaha dhakara al-ba'tha wa ma fihi wà ń àti àwọn nǹkan tí ó bá àwọn tí wọ́n takò nínú àwọn tó ti síwájú wa zakarahu fi kitabihi hadha ọ̀nà bá sì takò rẹ̀ nínú tírà rẹ̀ yìí ay al-Qur'an al-Karim wani akthara mimma zakarahu hunalika fil kutub al-mutaqaddima ọ̀nà bá takò rẹ̀ gan nínú Qur'an gan ju àwọn tírà ah, ni pé ma min shari'atin min shara'i illa kò sí kankan nínú àwọn kan nínú òfin Ọlọ́run ba illa wala ha hikma àyàfi kó sí pé ọgbọ́n bẹ lẹ́yìn rẹ̀ alimaha man alimaha wa jahilaha man jahilaha ẹn tó ma ma ẹn tí ó sì mọ́ wani wal hikmatu min kawni al-haq khalqi min kawni al-haq jalla wa ala wani ọgbọ́n tó wà níbi pé ọba òdodo jalla wa ala afada fi dhikri al-ba'th fi al-qur'an al-karim Ọlọ́run bá pọ̀ gan níbi ma dákọ̀ ba'th níbi qur'an al-karim akthar mimma dhakara fi risalati as-sabiqa ó pọ̀ gan níbi àwọn ìránṣẹ́ tó ti síwájú wa dhalikum li umur eléyìí nítorí àwọn alamari ni ahaduha aláwọ̀kọ́ anna hadhihi risalata ní pé ìjíṣẹ́ yìí so hiya akhiru risalat òun ni a ìjíṣẹ́ tó gbẹ̀yìn so wọ́n ni fala risalata ba'daha kò sí mẹ́sẹ̀jì mìíràn lẹ́yìn Qur'an wọ́n ni àtàníyà wọ́n lẹ́lẹ́kejì anna ummata muhammadin sallallahu alaihi wasallam ni pé al'umma muhammad sallallahu alaihi wasallam aktharul umam àwọn ni al'umma tó pọ̀ jùlọ falidha nítorí náà nasibun wani obamu an yudhkara al-ba'thu akthar tí wọ́n dákọ̀ ìgbéǹde jùlọ so àwọn tí ó pọ̀ jùlọ lè kan dákọ̀ ibi tí wọ́n pọ̀ sí jùlọ fún wani àtàni wọ́n lẹ́lẹ́kejì man yu'minu bil ba'thi jumlatan wọ́n tó gbàgbọ́ nínú gbéǹde jumlatan wá ókè níbi ẹlẹ́kejì tó ń sọ yìí ẹlẹ́kejì níbi àmàdáhìbù náàsì ni so wọ́n ni àtàrí wọ́n ti dákọ̀ ẹni tó sì pé òun takò ba'th nínú àwọn kùfàrà àtàwọn mùsùlùkí àtàwọn mùlhìdí àtàwọn gbogbo orísìírísìí àwọn tí ó bá wà àwọn ìṣìlọ̀kì nǹkan pa socialism wọ́n gbóhun ló dá fún àwùjọ so tí a bá kí ní position àwọn nǹkan yẹn nípa ọlọ́wọ́ ba wani man yu'minu bil ba'thi jumlatan so gbogbo orú nǹkan táwọn ẹ̀kọ́ wani man ṣe nìyẹn so àwọn tó ipá àwọn gbé ilẹ̀ ní pé àwọn yọ ọlọ́wọ́ ba kún nínú question ẹ̀yin wọ́n fẹ́ gbé wọnú Islam ẹ̀ṣẹ́ tó wọ́n fẹ́ fọ́lọ́wọ́ ba sínú question so kò lè wọ́kì so wani man yu'minu bil ba'thi jumlatan wọ́n láwọn tó gbàgbọ́nù gbé èdè ní a January wani wa yunkiru ba'da ma ja'a fi ó wá ń takọ àwọn kami tó wá ń parẹ̀ wa ha'ula il-mubtadi'atu min mu'tazila àwọn ilé ni àwọn mubtadi'a nínú àwọn mu'tazila wa khawarij àtàwọn khawarij wa ghayri àtàwọn mi fa innahum wa in amanu bil ba'th kódà kó sí pé wọ́n gbàgbọ́ àwọn kankan nínú akhirah على اختلاف لوري اوريسي اختلاف في وجه انكارهم ni ojúpọ̀nà tán fi takò min mustaqillin nínú ẹjọ́ sí pé ohun mú àwọn kọ̀ọ̀kan mustaqillin àtàwọn tó sí pé wọ́n pọ̀ wọ́n mú tó pọ̀ tán takò wọ́n ni faminuhum man ankaro na'ima al-qabri ẹlòmí takò ìdẹ̀ránú sáré wa azabihi àti ìjìyà rẹ̀ wọ́n ni wa ankaratil mu'tazilatul mizana wọ́n ni àwọn mu'tazila wọ́n takò òṣùwọ̀n wa ghayra dhalik àtàwọn mi wọ́n ni athalith wọ́n lẹ́lẹ̀kẹta man yu'minu bil ba'thi imanan jaziman jumlatan wa tafsilan wọ́n lẹ́ni tó gbàgbọ́ nù gbẹ́ndẹ̀ imanan jaziman ní imani tí ó dá lójú jumlatan wa tafsilan àti ní sókí àti lẹ́kùnrẹ́rẹ́ ó gbàgbọ́ pé ìgbẹ́ndẹ̀ ń bẹ gbogbo àwọn nǹkan tí ó tún wá ṣẹlẹ̀ nípa ìgbẹ́ndẹ̀ tó ti rí ó tún gbàgbọ́ nù rẹ̀ wọ́n wa ya'taqiduna wujuba dhalik wọ́n tún wá gbà lọ́rọ̀ yàn wa annahu haqqun ala haqiqatihi àti pé òdodo ni ó sì wà lórí haqiqo rẹ̀ ó wà lórí pàápàá bó sì jẹ́ gangan kama jaa musarrihan musarrahan bihi fi alquran ge bó sì wà tí wọ́n la amala nu quran wani wa fi sunnah àti ni sunnah wani wa ajma'a alayhi al-a'imma àwọn yin síwájú wọ́n sì en wọ́n kò lè lórí wani wala yarudduna min dhalika shay'an wani wo sì ta ko kakkan wele wa haulahi hum ahlus sunnah àwọn eléyìí ni ahlu sunna o wọ́n ni fàbáàna bí hadha wọ́n ló hàn pẹ̀lú eléyìí o ma qarrarahu shaykhani al-jalilani al-imamani ar-raziyan àwọn àgbàfà méjì ẹni ọlọ́lá méjì ẹni síwájú àtán wá láti ọ̀rọ̀ yìí wọ́n ni fi qawlihima níbi ọ̀rọ̀ wọn yìí pé wal-ba'thu min ba'di al-mawti yẹn kí wọ́n gbàgbọ́ rẹ̀ dalla alayhi ijma'u ahli sunna ijma'u ahli sunna ó wà lórí ẹ̀ ma'al kitabi wa sunna so pẹ̀lú qur'an àti sunna wa li hadha wani torí léwu نص في الكتاب الكريم وصنن القرآن الكريم على كفر منكر البعث لوري جاكي في رين تبا تقو بندي وإن صوم وصلى كبا ما قبا كما كنو وحج وزكى وتنسي حج وتنسي كنو تنسي وزكى وقرر ذلك أئمة العلم àwọn ẹni síwájú númà wal iman àti nínú gbàgbọ́ wà dín àti nínú ẹ̀sìn ọfìnrin lẹ̀ wà ajma'a alayhi man ba'dahum àtàwọn tó wá lẹ́yìn wọn náà àwọn ẹni wọn náà so wọ́n ti parí ọ̀rọ̀ báàtì ni wọ́n fẹ́ bọ́ sí mi wọ́n ní àwọn ibn abu hatim sọ wọ́n ni wà áhìlùl kàbáì wọ́n ni àwọn ẹlẹ́sẹ̀ gbáǹkọ́gbì so àwọn ẹlẹ́sẹ̀ gbáǹkọ́gbì so gẹ́gẹ́ bí zina gẹ́gẹ́ bí ṣúrbùl khamr so gẹ́gẹ́ bí a aklu malil yatim kẹma jẹ wọ́rọ ọmọ orúkan láìtọ́ kẹma sákò lójógun tàwálí yawm az so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti rìbá so fi mashi'atillah wọ́n bẹ̀lá bẹ́ẹ̀ gbogbo ọlọ́run yóò so wọ́n bẹ lábẹ́ in tó bá wọ́rọ̀ ọba subhanahu wa ta'ala so wọ́n ni hazal aslu wọ́n ni ìpìlẹ̀ yóò yatadammanu ó kó sínú bayana manhaji ahli sunna ìsàlàyé ojú ọ̀nà ahli sunna fi man laqiya Allah nípa ẹni tó bá pàdé Ọlọ́run ọba ala kabiratin tó pàdé Ọlọ́run ọba lórí ẹ̀ṣẹ̀ gbákọgbì tí ò tí túbá ń bẹ̀ so tí ò tí túbá ń bẹ̀ min ahli al nínú àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n ni wal kaba'ir wọ́n ni tán pè ní kaba'ir jam'u kabira jam'u ló jẹ́ fún gbólóhùn tán pè ní kabira wọ́n ni was sawab wọ́n ni tó sì tẹ̀sùn wọ̀jù náà ni pé anna hasraha asir ni pé àti list gbogbo ẹlẹ́ so kò sí káàtì tán walakin ba'da an-nazar ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a bá wòye sí fima tayassara min kitabi rabbina lẹ́yìn ìgbà tí èyàn bá wòye sí nǹkan tó bá rọ̀ nínú tí Ọlọ́run bá wa sunnati nabiyyina àti súnnà òjíṣẹ́ annabiwa wa ba'da ma waqafna alayhi min kalami ulama'ina so sheikh obed lọ́n anna al-kabirata ní pé ìtàn pè ní ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbé o láha dọ́bìtún wọ́n ló ní àwọn ìdámà wọ́n ní yuhaddiduha tẹ́yàn lè fi ma wa huwa annaha wọ́n náà ni wípé kullu dhanbin ìtàn pè ní kabira ní gbogbo ẹ̀ṣẹ̀ tarattaba ìmútí ẹ̀fúnlẹ́gbà 20 aw ta'zirun fi dunya wọ́n ni aw ta'zir àbí ta'ziri wà fún ní ayé haddu àbí ta'ziri wà fún so ta'ziri ni pé kò sí specific fún bọ wọ́n ni kan jẹun náà yá so aw tu'ida alayhi fil akhirah bil'ani àbí ìlérí ń wà ní orí ẹ̀ṣẹ̀ yẹn lálkìyàmà pẹ̀lú ìṣẹ́bílé irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú àìnà lọ́hùl wàsílátà pé obìnrin tí ń fúnú tí ń finú kún ọlọ́wọ́ bá sì sẹ́bílé walmustawsilata àtẹni tí ń sọ pé ká máa bá wọn finú kírun walwashimata àtẹni tí ń yà tàtù so walmustawshimata so wọ́n àtẹni tí sọ pé ká máa bá wọn yà so wọ́n ni biláàni bọ́yá sẹ́bílé wọn àwọ̀gọ́lọ́bìn so àbí wọ́n sọ pé ìbínú ọlọ́wọ́ bá ń bẹ lórí wọn so awunari so gẹ́ bí ibi ọlọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ lórí oun bídá so àwọ̀gọ́dọ̀ bí na awunari àwọ̀dún mafailuhu àbí wọ́n bẹnu àtẹ́lú ẹni tó bá serú nǹkan báyẹn fàṣúbí habi shaitan wọ́n fi jọ bí shaitan wọ́n ni haza alladhi zahara lana wọ́n lè tó kílẹ̀ fún wájú ní wọ́n ni wal ilmu inda Allah ọ̀dọ̀ọ̀nà ọba nìkan sí ni mawa wọ́n ni famanhaju ahli sunnati wal jama'a wọ́n lójú ọ̀nà ahli sunna wal jama'a wọ́n ni fi ahlil kaba'ir nípa àwọn ẹlẹ́ṣẹ̀ gbáǹkọ́gbì wọ́n ni i'tiqad anna hukma ha'ula'i fi dunya ní pé ìlàdì sọ́kàn pé ah, àwọn ènìyàn láyò annahum mu'minun ní pé mu'mini ni wọ́n naqisul iman imani wọ́n díkù wọ́n ni wọ́n ni wọ́n máa ń sọ nípa ẹni tó bá ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbìn ní láàrin àwọn mùmìnì láyé wọ́n ní huwa mu'minun bi imanihi wọ́n máa ní mùmìnì ní pẹ̀lú imani rẹ̀ fásikún bi kabiratihi pòkí ní pẹ̀lú kíni pẹ̀lú kẹbíọ̀ rẹ̀ ẹwùn kanáà báyẹn ẹwùn kanáà báyẹn rẹ̀ pẹ̀lú ẹ̀tún jẹ́ الملية الملية الإيمان بالكلية وني ولا فلا يسلبون الفاسق الملية الإيمان بالكلية وني فاسق وني وقو نينو إيمان وني وقو نينو إيمان بطبطا وني ولكن أنتم سيسن وني وقو نينو إيمان بطبطا wọ́n ni walakin yaslibunahu kamal al-iman but wo salaba rẹ̀ ní imani tó pé wọn ní sí imani ilẹ̀ fún pátápátá so in tó fi se pé ní time yẹn wọn ní pé ní ìgbà tí ò tí túbá yẹn wọn ní pé ní wọ́n lè mọ́ pé múmínì gan oye so wọ́n kà lè pè ní kíni wọ́n lè pè ní fásik so ní tẹ́lùmí ní òbọ́yé nìyẹn nípa eh, kọ́ídà tí wọ́n tàkà kọ́ídà burúkú ẹ̀ aslu so tẹ́yàn tẹ́lùmí ayẹ́tùn alẹ́lùmí iná tí wọ́n ń pè tí wọ́n ń gbà ní fàkí so tó ti pé well ọ̀pọ̀lọpọ̀ fíkẹ́ ẹlùmí iná kí yàn wòye sí so wallahi so ẹlùmí wà tí pé tí yàn bá tàkà bá àwọn gata fi ń pè fàkí in reality wallahi oríṣiríṣi àwọn àwọn ìyapa ẹ̀sìn pẹ́mbélé ló wà ń so ni pé aslu fún muslim ni pé salafiyya ni kìníkà kìníkà so eléyìí ò rí bẹ́ẹ̀ ẹlẹ́ yóò rí bẹ̀ so yes bó ṣe yẹ kó rí ní pé ẹ asìlò fún muslim jẹ́ bó ṣe yẹ kó rí náà ní pé asìlò fún muslim ní pé ẹgbọ́dọ̀ rí ẹ pẹ̀lú fásik oye so ní pé bó ṣe yẹ kó rí náà ní pé asìlò fún muslim ní pé ẹgbọ́dọ̀ rí ẹ pẹ̀lú fásik bọ̀ tí kankan bá ti wá ṣẹlẹ̀ tí wọ́n fi ròyìn ẹ pẹ̀lú fásik náà wọn kọ èyí ń ròyìn ẹ̀ náà ni so àti pé asìlò fún muslim náà ní pé tẹ̀kíyìn so aslu tó yẹ kó jẹ́ fún muslim náà ni pé taqiyyi ni bọ̀ ṣe aslu wà ní ara torí pé ẹni tó bá jẹ́ muslim ó yẹ kó ṣe kíni ó yẹ kó páyà Ọlọ́run Ọba bọ̀ tó bá jẹ́ muslim ah, ah ìpìlẹ̀ ní pé gbogbo muslim páyà Ọlọ́run Ọba ìpìlẹ̀ ní ìpìlẹ̀ ní pé gbogbo muslim páyà Ọlọ́run Ọba ah ìpìlẹ̀ ní pé gbogbo muslim ó dédé ni sí ara ọ̀ so èyí kọ́ídà ó jẹ látara kọ́ídà tí àwọn àfáà ṣe khilaf lórí náà pé alìl asòfin muslim al'adala bẹ́ẹ̀ ni ìsìláàfù wọn mi kọ́ríyà ilé òtọ́ but kọ́lá tẹ bá padà wo mafúhùmù àwọn àfáà tí wọ́n sọ pé àdáàlà náà so wọ́n náà yìí ní àwọn lílò tán fi ń lò tó sì pé kò bá kọ́ríyà yẹn oyi so kò bá kọ́ríyà yẹn mu ẹlẹ́gẹ̀ẹ́sì tí wọ́n ni pé àwọn ò gba fasádì lérò àtàwọn àwọn ò sì gbá so wa illa in reality masala tí ìtìláfù wọn bẹ̀ tó tọ́ ẹ̀ pé sí ìpìlẹ̀ fún muslim sí àdára ni yes masala tí ìtìláfù wọn bẹ̀ dáadáa so ọdọ́ yìí táwọn àfá ọlọ́ jáhẹ̀nà ni pé à ah, kìí sí àdára so ọdọ́ yìí ẹni tún ráwọn àfá mìíràn tó tún sọ pé àdára ni o but ó tún ní tí wọ́n gbà lérò ìtàfi ṣe tàkí àwọn ọ̀rọ̀ àtàn ti sọ nípa kọ́ìdà yìí so ibẹ̀ yẹn náà lè ló ti wá jẹyọ eléyìí náà ti wá jẹyọ but àwọn táwọn ń sọ ìdí tí èèyàn fi ń ṣe rọ́dùn wọn ni pé torí pé Eh, wàrọ́ al'akímmati ma wàrọ́ àhà torí pé nǹkan bẹ̀lẹ̀ nǹkan tó wọ́n sọ yìí so yìí táwọn fi ń sọ ó láwọn gami tó kó sínú àti pé àwọn tí yàn ti mọ̀ pé wọ́n máa ń lo àwọn kọ̀ọ̀ àìdì burúkú láti fi da ìsan ọlọ́ ọ̀bàrú náà so yìí ó fi takó nìyẹn so èyàn lè wá fásúnà tó pé alásùlù fi àwọn bìkan náà wà táwọn náà ti lo àwọn nǹkan yìí àwọn bìkan wà táwọn tí wọ́n ti lo àwọn nǹkan so àti pé al'adala tún wá kóríṣìíríṣìí gẹn so al'adala ó kóríṣìíríṣìí so gẹ́bí àwọn ìrọ̀kọ́ yìí sí sàlàyé rẹ̀ nínú ìyàlámùn wàkìrín so àdálà ní tún kóríṣìíríṣìí àwọn àdálà mi wà tó pé ó tó láwọn àyèmí àwọn àyèmí wà tó pé kólà kò tó so kò tó ara so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó wà ń bẹ but àwọn eléyìí àwọn mú wá láti fi fẹ́ da ẹ̀sìn rú àti pé láti fi gbé wọ ẹ̀sìn Ọlọ́run Ọba àwọn tí ò dólé lórí ẹ̀sìn Ọlọ́run Ọba àbí láti fi gbé wọnú súnnà àwọn tí ò sí ń bẹ náà tẹ́lẹ̀ àwọn tí ò tún sọ pé àwọn wà ń bẹ gẹ̀ in tó tún in tó fọ́nì jù lásìkò yìí nìyẹn ẹn tí ò pé ara rẹ̀ mọ́ sẹ́ ẹlùmí ò sì tún wọ́ ọmọ pé ah, ara ó súnnà lòun náà so yes kèèyàn sọ pé kèèyàn ṣe mùsùlùmí

musa sí wáyé a maka kùránì lóṣooṣù ẹgbẹ́ fún bàbá ẹ̀nà mú kùránì sámaka kùránì lóṣooṣù ah. so ìpìlẹ̀ ní pé tó wáyé pé oríire wà ń bẹ ànábì ó sọ fún wa tó wáyé pé oríire wà ń bí kìíní pé lóṣooṣù kí ẹ̀mà ká kùránì lóṣooṣù mọ́sálásí so tó wáyé pé oríire wà ń bẹ ànábì ó sọ fún wa so súnà olùwántẹ̀lé tó ń sọ pé ó ń súnà yọ ó à èyàn ò jíyàn pé mùsùlùmí lọ èyàn pé mùsùlùmí kèfèrí tí ó bá kọ́ sí kúfúrù àmọ́ èyí sún súnà èyí tó lè súnà náà ni pé máa tẹ̀lé súnà nábi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí tẹ̀lé súnà nábi ok sọ́látù ibrahimiyya máa kánà àsàlátù dán tó tọ́ bọ̀gẹ́jẹ́ fi sàsàlátù yìí torí kẹ́ ma fi ṣe sàlátù fásì torí kẹ́ ma fi ṣe sàlátù fásì lèyàn fi sàsàlátù ọ̀tún orísìírísìí orísìírísìí wọ́n ti wá sí àwọn bídá débi pé àwọn súnà nẹ́bí ti yọ́lẹ̀ fún wọn gan torí pé wallahi reality súnà nẹ́bí pọ̀ gan súnà nẹ́bí pọ̀ gan débi pé wallahi èyẹ mọ́ wò tẹ́lẹ̀ pé bí àyẹ́ lè mọ́ àwọn tẹ́tí máa járù gan pé èyẹ lè mọ́ àní àwọn àjárù gan ò lè ṣe gbogbo so èyàn kódà bá ń pèyàn bẹ́ẹ̀ láyé wọ́n ń pèyàn ní nǹkan tí yàn dìsáàbù tí yàn máa pàpè mara ẹ̀ láyé òun pàpè mara nǹkan tó dìsáàbù in tó lè fi dìsáàbù ẹ̀ náà ni pé ó yà tẹ̀lé súnà nábì ìta nábì sọ ni tẹ̀lé ìta nabi fẹ́ ni ó yà sí so anábì ò sí ilé ìmọ̀ sí filẹ̀ kìí ṣe ẹ̀sẹ̀ ẹnìkankan kìí sì sígbẹ̀ ẹnìkankan ẹ̀sẹ̀ anábì sallallahu alaihi wasallam tó bá yẹ́ jẹ́ o máa sí yóò sọ mọ́ pé kò sí náà olùgbà anábì sallallahu alaihi wasallam tó sálàyé ọ̀rọ̀ bí yàn sí ń tábà fún yàn anẹ́bì ní òní sàlàyé fún ọkú wáyé pé kíyàn sa kùránì crossover so kùránì pa fẹ́ bọ́sọ́dún tuntun pé kí náà máa ń pè so àdúwà crossover àdúòrú crossover so àdúòrú 31st December so oòrùn pínta nẹ́bì sàrọ̀lá àzẹ́là ń bá tó bá mọ̀ kórí wà ń bẹ̀ fún anẹ́bì òní sọ fún anábì wa so iwo wa ń ṣe ó tí wá ń ṣe náà ọjọ́ ti pe o si lo nife anábì sallallahu alaihi wasallam wọ́n si sọ fún olójoojúmọ́ pé anábì ò se kìíní yìí but àwọn tí wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ parọ́ fún wọn ó sọ fún ah, ara ẹ̀yìn kìníkà kìníkà tó fún wọn kò túnmọ̀ pé gbogbo tánàbí ṣe náà láàrin sí wo gbésí ayé wọn ní

wọ́n bí gbé kúránù so so ìjáfíma fi ń gbẹ̀rẹ̀ so èyí tàà nẹ́bí wá sí o ti sàlàyé rẹ̀ dànù kó o ti láwọn àlàyé fún tó fi sí èyí tàà àwọn sálàfún mọ́ sọ ní ẹgbẹ́ àníṣẹ́ mọ́ bí àwọn èèyàn ní àwọn àdádẹ́lẹ̀ tí wọ́n ń ṣe torí pé wọ́n ti wẹ́rì fún bí wọ́n nípa súnnà tí wọ́n ṣe bí wọ́n nípa àwọn súnnà tí wọ́n ṣe má bí àwọn èèyàn nípa àwọn àdádálẹ̀ tí wọ́n ṣe wọ́n ti wá àwọn ẹ̀rí fún bọ̀ bí wọ́n dáhà pa àwọn súnnà tí wọ́n ṣe ok àwọn ọ̀kátà nẹ́bí ò sọ

so ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run Ọba lówó tó bá wọ́n Ọlọ́run Ọba a fi yàjẹ́ lórí kó yapa nabi sallallahu alaihi so ó sì tẹ̀lé in tó yàtọ̀ sáà nabi wọn tó bá sì wọ́n Ọlọ́run Ọba foríkì so tahta mashi'ana nínú àwọn kàbáyé lòun náà wọ́n ni walakin yasle so so gbogbo dáwọn yẹn ma ń sọ yẹn pé ìpìlẹ̀ ni pé kí mùsùlùmí kó jẹ́ sáráfí ara a ní gbà tí ẹ̀rọ nítorí fáwà ti lọ wọlé lọ́wọ́ èyí tó sì tẹ̀sùnwọ̀n jù náà ni pé kìí ṣe pìlẹ̀ nìyàn so èyí tó sì ìjòdòdó nìyàn pé kìí ṣe pìlẹ̀ nìyàn so kìí ṣe pìlẹ̀ nìyàn so èyí tí yíò lò gan níbi ọ̀rọ̀ ayé èyí tí yíò lò gan níbi ọ̀rọ̀ ayé èyí tí yíò lò níbi àwọn alámọ̀rí àrí kò lò gan yàtọ̀ so ń wò so wọ́n ni walakin yaslibunahu kamal al-iman wọ́n wọ́n ni wọ́n fi imani nílẹ̀ fún wọ́n ni lakin yuqayyidunahu bi annahu naqisul imani but wọ́n dé pẹ̀lú pé imani rẹ̀ pé so wọ́n ni ha imani rẹ̀ pé but ẹni kan wà sí imani rẹ̀ pé sẹ́ni kan wà sí imani rẹ̀ pé tọ́tàbá ní ẹlẹ́sẹ̀ imani rẹ̀ pé but ẹni kan wà sí imani rẹ̀ pé eh almúmínú alkamilu iman eh in reality kò sẹ́ni tí náà sọ sí bí iman rẹ̀ torí kò sẹ́ni tó rí bí bọ́tán kò bí ẹ̀sẹ̀ pátápátá so but in terms sọ òun in tí sẹ́kù islam fi máa sọ ilé òun ni pé kí ni haddu eh, ẹni tó páyọ̀ rán ọba gangan wàlíkún sáráta yes sir so kí ni haddu ìpáyọ̀ rán ọba gangan so kí ni hadu ìpáyọ̀rọ̀ ọba gẹ̀ẹ́ kí ni hadu olùpáyọ̀rọ̀ ọba gẹ̀ẹ́ hadu olùpáyọ̀rọ̀ ọba ṣe kò ìsá ma ń sọ gẹ́ níbi àwọn tíra wọn gẹ́ oníbẹ́ni tí ma ń túbà ní ṣe kò ìsá ma ń sọ gẹ́ níbi tíra wọn gẹ́ pé ẹni tó ma ń túbà ní ṣe ni pé hadu tí a fi ma mọ olùpáyọ̀rọ̀ ọba ni torípé in reality pé ẹni yẹn wà tí òun ṣẹlọ́ ah kò sí sòkólà ẹnjí tí è ṣe lọ ní ìdákúrekú ẹnjí èkó sí kàbáyì rí lóòrèkóòrè ó wọ́n nú àwọn èèyàn bóyá ní àwọn sọ́lá bóyá àwọn ọkùnrin mú fádọ́là wé ìlú tí rẹ̀ àwọn tí wọ́n ti ẹ̀jìnà sí kàbáyì rí gan tó wọ́n èyàn tó lè rí so bọ̀ pé ní but ṣekù islam gan wọ́n mọ́ sọ gan ibi tí àwọn gan pé wọ́n bá pàdé gan so nínú tí àwọn pé wọ́n máa ń fi hádù tápọ̀ wọ́n máa ń fi taubà wọn pé tí eh, kí ẹmọ túbá sọ́dọ̀ ọlọ́wọ̀ bá so kí ẹmọ túbá sọ́dọ̀ ọlọ́wọ̀ bá gan so àti àwọn nǹkan tó máa ń ṣe kíni àwọn nǹkan tó máa ń jà dáadáa ìmán àbáwọn nǹkan tó máa ń ṣe kíni tó máa ń pa ẹ̀ṣẹ̀ pátápátá gẹ́bí kí ẹmọ sí ọmọrọ tí ẹmọ sí hajj so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn sẹ́mi so but in reality kò sí kò sẹ́ni tó jẹ́ kamilul iman so but murtakibul ẹni tó ṣe kàbáyìí tàà sì mọ́

so kò sí so eléyìí nǹkan tí ọwà tọwà wà bẹ́ wani láti ni yuqayyidunahu bi annahu nafisul iman wani wa amma fil akhirati fa innahu tahta mashi'atillah wani bọ̀ nígbèǹde yóò ma wà lábẹ́ in tó bá wọ́lọ́n wani wa hadhihi mas'ala yóò dẹ̀lílù ha ayatun nisaa. wọ́n lẹ́rí rẹ̀ òun ayatun bẹnu nisa òun ni pé Ọlọ́run bá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi Ọlọ́run bó ní foríjì kéèyàn sorogún ma duna so Ọlọ́run fori tó bá wa man ta'ammalaha wani tó bá wòròrún sí àyà yìí gan zọ́harọ̀ láhú amron alamari méjì ó clear sí al'amurul awwal alamari aláwọ̀kọ́ adamu magfiroti láhì shirka nípa ọlọ́wọ́ bó ní forí jẹbọ liman mata alayhi fẹ́ tó bá kúlé lórí fi qawlihi ta'ala ní gbólóhùn ọlọ́wọ́ tọ́nà bá ní inna allaha la yaghfiru an yushraka bihi nípa ọlọ́wọ́ bá ní forí jíkẹ́ yẹn sorokún pẹ̀lú rẹ̀ wa in qala qa'ilun tẹ́nìkà bá sọ pé min aina hadha al-qayd ibùlẹ̀ ti fi qayd yìí sí lima la tumiruna al-ayata ala zahiriha kílélé tẹ́ fi áyà yìí tẹ́ fílẹ̀ lórí bó kí tẹ́ fi kọ́ ìdí pé mamata alayhi sí kílélé tẹ́ fílẹ̀ lórí bó kílé èwo tún ní kọ́ ìdù ọlọ́run bó ní forí jí ṣírkì láìláì lẹ́rẹ̀kẹ́ fílẹ̀ sí so ara ọ̀ wọ́n ní fajawabu wọ́n lẹ́rí rẹ̀ anna hadha alqaida ní pé ta fi dé dallata alayhi sunnatul mustafida sunnatu pọ̀ ó dalé lórí in lam takun mutawatira tí ẹ bá ṣe ma akhrajahu al-bukhari wọ́n ní tí al-Imam Bukhari wà wá an Ibn Mas'ud látọ̀rọ̀ Ibn Mas'ud qala ó ní qala an-Nabiy sallallahu alaihi wasallam kalimatan igbe annabi wí gbólóhùn kan wa qultu ukhra èmi wá wí mi wọ́n ní qala an-Nabiy sallallahu alaihi wasallam ó ní annabi sallallahu alaihi wasallam pé man mata ẹni bá kú wa huwa yad'u min na ni wa qultu ana wọ́n mi èmi wá sọ pé èmi ibn Mas'ud èmi wá sọ pé man mata ẹni tó bá kú wa huwa la yad'u lillahi niddan tí ó sì mú ìkẹta papọ̀ mọ́ Ọlọ́run ọba dakhala aljanna yóò wà aljanna eléyìí tí a àwọ́dọ̀ no aimá dùkúlan awwaliyan yálà kó sí pé yíò kọ́kọ́ wọ̀ straight aljanna ni àwọ́dùkúlan akhiriyan so tó bá yí pé in sahha at-ta'bir so tó bá àbí kó sí pé yíò padà wọlé gbẹ̀yìngbẹ̀yìn but gbọ́lọ̀n kíni dákọ̀lẹ̀ kíni dákọ̀lẹ̀ aljanna yíò wà aljanna o yálà kó kọ́kọ́ wà aljanna ní ọ̀nà kọ́kọ́ asìmọ̀gbẹ́ tó bá ti kọ́kọ́ wà aljanna kò tún ní ṣe tó bá ti wà aljanna kò so but àwọn ẹlòmí wà tó pé yóò òun wà aljanna lásìlásì so yóò padà wà aljanna yìí so but ẹni yóò bá sàásọ ogun pẹ̀lú ọlọ́wọ́ bá yóò sì kíni yóò wà aljanna ọlọ́wọ́ bá so kí wọ́n máa mú pẹ̀lú sí ẹ̀rẹ̀ èyí tó bá fẹ́ nínú méjì láyé so wọ́n ni wà fi sahih muslim wọ́n nínú sahih muslim an jabira radiyallahu anhu an nabi sallallahu alaihi wasallam qala wọ́n ni anabi ni man laqiya allaha la yushriku ẹni tó bá pàdé Ọlọ́run ọba tí ó sorkún pẹ̀lú rẹ̀ òun náà ni báyìí dákọ̀lá aljanna yóò wà aljanna wà man laqiyahu ẹni tó bá pàdé Ọlọ́run ọba yushriku bihi tó sorkún pẹ̀lú rẹ̀ dákọ̀lá náà yóò wọ́n náà ni o so yóò wọ́n náà ni ṣe wo ẹwọ́ gbogbo àwọn àfáà súfì tó yí pé ẹwọ́n tán

sáwọn yóò wá gbà tẹ́ bá sì wà àwọn èèyàn tó tó aládánwò làwọn èèyàn torí pé tẹ́ bá sọ fáwọn èèyàn pé ah, ẹ má bẹ́lọ́ ẹ má bẹ́lọ́ ẹlòmíì tún lè wá bá yín àfá àìpé òun ti ẹ̀ òun ní ìkankan tí bukata kan láìpẹ́ ẹkùn ẹbá òun rawọ́ sọ́dọ̀ ọlọ́run ẹbá ìgbà tẹ́ wo iye tó fi sápò ó jẹ́ 50,000 naira ó sì ní ah, ẹbá òun

pé a, pé pé a, ọbádámà jọ àwọn annabi ní ìgẹ̀lọ ọmọ sọ kí ní dáadáa o so ọmọ sọ dada. kódà recently ẹnìkan complain pé kútbà kan wà tó ń lọ pé wọ́n tún sọ mẹ́ pé ẹgbọ́ ọ̀rọ̀ ń wọ̀ lára pé bàbádámà jọ àwọn annabi ní ìgẹ̀lọ so ní pé wọ́n jọ annabi ọlọ́run bà mí lọ ah tó lọ ẹ máa wùn kẹ́ o ṣe rí ẹmọ àwọn òpùrọ́ o tó bá takun kìíní tó bá rẹ̀ àkórí bẹ̀ so ah, tó bá sọ fáwọn mínú wọn pé ah, ẹni yìí sọ báyìí orin náà ah, kò wọlé bó dé ìtakò irọ́ náà pa wọn ò gbà pé kò wọlé wọn ò gbà pé kò wọlé kírídẹ̀ wá takò kírídẹ̀ wá takò abẹ́lú bí ẹ̀sùn àrọ̀bà ǹkẹ́ pé ṣe mọ̀kọ́rọ̀ ma ń gbéyàn àtọ́ ah, ibi tó ti gbé ẹ̀hún náà ni ó gbé ọ̀rọ̀ lọ padà yóò wà tún sí bó ṣe mọ̀kọ́rọ̀ a ní tẹ́tún wọn ma tó fọ́nì jù ń pa àwọn èèyàn ni pé ah àwọn èèyàn orẹ́dì láti ìrùn òdòdó lọ́wọ́ wọ́lá iṣẹ́ mọ́ tí in ti ń kó bá súnà láwùjọ ni pé kí so ẹ̀yìn sọ pé gbogbo súnà ní aláwọn tán sọ̀rọ̀ súnà kí sí bá àwọn èèyàn pọ̀ tán sọ̀rọ̀ súnà àmá àti lò àwọn èèyàn àti àti ìrànlọ́wọ́ àti àti fi tí wọ́n wà lórí ẹlẹ́ ó lágbára gan ẹmọ́ òun sì máa irú ẹlòmí tó bá jẹ́ àwọn àmtẹ́bá wá bá sọ orí ah, ìgbà tí bàbá ìsọ ni bàbá yìí ni bàbá dámà jẹ́ àwọn ànẹ́bí ọlọ́run bá mí lọ òun ni àà ah, ah, ọ̀rọ̀ ní ìwọlé ọya in tó wá kò ní àtọ̀ tó bá ti wá rí bá wọn àwọn bá ṣe bá bàbá ìmọ̀mù sọ ni ẹ́ tọ́ àti ẹmọ̀ pé táwọn gbogbo náà àwọn mọ́mọ́ ṣe ìṣẹ́rọ̀ fún yóò bóyá àwọn mistake yẹn padà wá pọ̀ yáwó pé á ah, èyí tó kù ní pé kẹ́ yọ bàbá mọ́mù ìwọ wá ń ṣe sááyù kó yọ bàbá mọ́mù kan yọ ẹni yìí ní mọ́mù kó mọ́mù jẹ́ dọ̀lá àwọn èèyàn àwọn èèyàn tán dẹ̀ rí pé àwọn èèyàn tán sẹ́yẹ̀ tí rọ́pù fún ẹ bàbá mọ́mù wá padà lọ́wọ́ pé afẹ́ yọ òun ni afẹ́ yọ òun ni ẹ̀yà àlọ́rin ṣe máa wò báyìí kan wá yọ òun mọ́mù ni wàláì àwọn tán dẹ̀ sẹ́yẹ̀ tí rọ́pù pé ìdí bàbá mọ́mù sọ òun correct ó sì padà rí fáwọn náà tó wọn sọ pé ah, kò tí tó ká yọ bàbá mọ́mù

tó bá ti bá bẹ̀ àwọn èèyàn méjì pé à ah, pé o ń bídà pálákú lẹ́ni yìí tó le gan so tó bá ti wá lọ bá àwọn èèyàn bí méjì àwọn ẹni méjì bí àwọn ẹ̀mọ́ súnmọ́ súnmọ́ wọn tako tó ń sọ o tó bá ti wá lọ bá wọn tó bá kàn sí ìtìrọ fún ẹ eh, pé báyìí báyìí báyìí àwọn ẹ̀nà action wọn ni ah, ẹ̀dúnná kò sí tó bá ẹ̀dàkùn ìjọ wọn ní súnmọ́ wá fẹ́ gbó wọn ṣe wọ́n rí bó sí ń sa àwọn bídà náà bẹ́ẹ̀ náà ló sí ń sa àwọn ẹlòmí nínú àwọn tí wọ́n ń gbé àwọn ẹlẹ́gbẹ́ lẹ́yìn àrẹ́gbẹ́ bá wọn ma alárómi pàdé ẹ sọ fún wọn pé à báyìí báyìí báyìí àwọn náà sí ni a aláró tó tọ́ aláró nípin kankan nù súnnà ò sọ ara àwọn náà ti mẹ́rẹ̀ sí pé wà ní ìbàbá ò ẹlẹ́gbẹ́ wọ́n máa ń tí bá wá tó bá wá di pé òkè à ah, ọya yáṣẹ rọ́dù ẹ̀yà tàti rọ́dù àánú ah, kò tó bá yẹn kò tó bá yẹn ara ojú wo láwọn èèyàn sọ́rọ̀ gbọ́ òdodo yìí ọjọ́ wo láwọn èèyàn tó fẹ́ gbọ́ òdodo yìí ojú in honestly speaking wọ́n wà padà wá lọ mọ́ oríṣiríṣi nǹkan ẹ wà padà rí pẹ́ni tí ń sọ pé àṣẹ alẹ́lòmí ṣẹmọ́tẹ́lòmí mọ̀ fẹ́ ṣe ẹlòmí tẹ́wàá sí confront ẹ̀ bíbà àkókò wà fi fi pé òun gbà tó sọ àà ah, ah, wọ́n sọ àà ah, ó gbọ́ o yóò sì wọ́n sọ tó yíwa ní àà ọ̀rọ̀ lè wọlé tó tọ́ àà kò sí títà lè fẹ́lẹ̀ wọlé sí àwọn sì bá wọn sọ ẹni bí ò tún parọ́ gẹn pé àà kọ́lá òun bá wọn sọ kò sí ní bá wọn sọ sẹ́wọ̀n kẹrin

so ìyókù rẹ̀ ẹ̀ sàbòsí fún kò tí yẹ báyìí ìyókù rẹ̀ ẹ̀ sàbòsí fún lọ́dọ̀ náà bá náà kò sí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ náà bá ènìyàn náà sí bẹ̀rẹ̀ wọ́n àyà ara o a ní ó tún burú débi pé èyàn tún kọ́ mọ́sálásí ó tún ah, family meeting tó ṣe lórí ìbábúrò wà bá rẹ̀ ní tó hàn kéwú ni ó wá kọ́ mọ́sálásí tó lọ ń gbé fáwọn tẹ̀bí nìkan òun náà ti wò pé ah, àwọn ọ̀fáwọn tó fi ìwọ̀n àtẹnujẹ́ so ìjẹ́wọ̀ bí a àtẹnujẹ́ kẹ́ ojú kòkòrò so òun náà ti rí púpọ̀ òun náà wò àwọn bá wọn àwọn family meeting márùn-ún àwọn pẹ̀lá àkọ́kọ́ agbọ́ ah, pé

tó bá wá lẹ́mí pé ah ibi tó bá wà túnmọ̀ lẹ́bí yóò túnmọ̀ lẹ́bí eléyìí ò ní ṣe o tó bá lẹ́mí rẹ̀ délẹ̀ faramata a. o lè rí ṣe o o lè rí ṣe ara a ní ẹjẹ́ tó fún alápẹ̀ẹ́rẹ́ mi ọmọ sí súnnà àwọn òbí sì yọnú sí torí pé wọ́n rí ọmọ wọ́n sì rí pé ah ìntọ́mọ̀ yí ṣe àmọ́ mẹ́rin wá pé ah ìntànàbí ọlọ́rẹ̀ bàbá lè mọ́mù ládùúgbò bàbá lè mọ́mù sí kọ ẹ̀yìn àdúgbò sí àwọn òbí débi pé wọ́n sì bẹ̀rẹ̀ sí wọ́n padà gbógun tọmọ lórí súnà àwọn òbí ò ní púrọ́lẹ́mù wọn ò ní púrọ́lẹ́mù pẹ̀lú súnmọ̀ tí ṣe ara àti ara pé á ah, tí ṣe wọ́n ìwá bàbá lè mọ́mù sí kọ́kọ́ bàbá lè mọ́mù sí kọ́kọ́ pé àwọn òbí láàmì ìgbà ó tún pè wọ́n ó tún pé àwọn àgbàgbà ó tún wá máa ń tún lọ lẹ́yọ̀kọ̀ọ̀kan ẹwọ ẹwọ ẹwọ gá ẹwọ gá a ní jí òde kí jí òde kó dòdó kó tọ̀kára òjò ni so tí yíò bá dí kan pé ara o súnnà yí náà tẹ́ kò lè rí kàkà sí o so Allahu musta'an wani wani fa innahu tahta mashi'atillah okay wọ́n ni wọ́n fi sahihi muslim ok wọ́n ni fashatrul awwal min al'ayati muqayyad muqayyadun bil hadithain wọ́n ni ashatrul awwal pé inna allaha la yaghfiru an yushraka bihi adémẹ́lẹ̀ pẹ̀lú hadith pé tó bá kú lórí ẹ̀ pẹ̀lú pẹ̀lú àwọn hadith méjèèjì ni ọ gbogbo bá kú lórí ẹ̀ ni so kìí sí pé àti pé báàbù tawba wà ó fún gẹ́gbogbo wà

jìnà sẹ́sẹ̀ rẹ̀ torí pé nínú tó ń pè ní tútù bánà ní pé kíyàn jìnà sẹ́sẹ̀ so èyàn ó jìnà sẹ́sẹ̀ èyàn ó hawara bí yàn ó sì jìnà sí sahara wallahu alam wa sallallahu wa sallam baraka ala nabina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka wa hamdika shalla la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi